يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت لنا الناس تأمرون بالمعروف تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على عبده ورسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى اله واصحابه ولا كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه الى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah àwa parí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ọlọ́mbá ni yọ́nú sí wọn àmín ọlọ́mbá ni kẹ́ wọn àmín ọlọ́mbá ni gẹ̀ wọn àmín àwọn sàbí àníbà ni yọ́nú sí wọn àmín àwa náà yọ́nú sí wa àmín ìrọlọ́un ètò síwá ma lóore o àwẹ́ ń lọ inú àwọn ojúṣe tó wà wájú wa lọ́wọ́lọ́wọ́ ni ikhraj zakatul fitr ikhraj zakatul fitr ká yọ zakatul fitr múdù mẹ́rin inú oúnjẹ tá a máa jẹ tó jẹ́ oúnjẹ ìlú ẹni tí ó bá ní múdù tá bá ti rí agolo mílíkì mẹ́rìnlá 14 lórí kọ̀ọ̀kan oúnjẹ tí a máa jẹ ìrẹsì ní ẹ̀wà ní àgbàdo ní jéró ní sèsé ní òtílí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kódé ìlúbọ́ kódà wheat gbogbo ẹ̀lá àwọn afáàgbà pé ó sékẹ́ ni àlèfíyọ́ oúnjẹ ni asìlù hmm. tí mo pé oúnjẹ onípìnlẹ̀ ṣùgbọ́n rí náà àfá àti wọ́n gba jàwásù lè kíìmà a ṣe wọ́n ń fàyẹ mara wọn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n tí wọ́n pọ̀ jù láwọn àfá òdí òní wọ́n lè fowó ṣe inú wọn mọ́mù àlìbáni wà a lè lówó ẹ̀lọ́wọ́ fàtíwá àwọn sálàfù sọ́lẹ̀ láti kò Umar bin Abdul Aziz Hassan Basri kódà Muaz gbogbo náà ńlá kárú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́dọ̀ wọn pa lè ló kíma masala khilafiyya ni tó bá gbọ́dá nǹkan sọ yí pé kò sí jẹ́ kíma bẹ́ẹ̀ bá fara ń pẹ́ farama àwọn afá àti sọ̀rọ̀ lórí irú àwọn masala má fi dáyérú ó gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúlù máràyè kúlọ́ máràyè oníkálùkù dìrò rí ẹ̀mọ́ ẹ má jẹ àwọn èèyàn ń palẹ́ nǹkan lórí anímọ̀ wọ́n bí kan làbá kan bá sọ di mathematics ó ní àwọn àyímọ̀ mẹ́rin Abu Hanifa nìkan olófarama púpọ̀ ìwọ́farama ìwòlàfẹ́ tẹ̀lé ń gbogbo masáàbù yòókù tẹ bá wọnú ẹ̀ inú ànábílà tó lè kan lórí ẹ̀ inú àwọn ọ̀rọ̀ ànábílà dọ̀bùnú tẹ́mí àwọn gbogbo lè láti ma bẹ́ẹ̀ kọ́ láńlọ lẹ́ni kama pé a ma yọ abúlẹ́bùn Umar abúrera ó nígbà tí àwẹ̀ bá ti kú méjì mẹ́ta tí ó délẹ̀ lánàbí ti máa rán kama gbà ṣùgbọ́n bá rọ́sù rọ́sù ẹ̀ tẹ́yẹ òun ọjọ́ ẹbá ti wọ̀ jẹ́ rọ́sù gbàtọ́dọ̀ ọ̀rọ̀ yẹnu tí ó tààfi lọ sí ìdí abúlábùnà abbas ó náà dá kọbílá sọ́lát ẹn bá yẹn sàkátò fídẹ̀ ká tó lọ sí ìdí fẹ́yẹ sọ́dọ̀kọ̀ makibula oní ọjà tọgbà ẹn bá yọ lẹ́gbàtà ti kó ní ìdí ó lọ́kàn sí sàrá lásán láti sin lọ tí è di àárọ̀ ìdí àsìkò táwà ìjàwáz ìkìráj ó ti tó sọ́mbù jù min gurubi shams Laylatul Eid òun náà nígbà tí oòrùn bá wọ̀ oòrùn pé ọdún kọlá tó oòrùn ọdún kọlá bá wọ̀ òun náà ni ṣùgbọ́n ọ̀bọ̀ wá sá tí ọdún fi lọ bàbá bónú tẹ́mẹ́ ó ní ó sì ní zímẹ̀ lọ́rùn ó sì ní gbèsè lọ́rùn yóò san gbèsè o yóò sì gíní yóò san gbèsè wa wọ́n ní àgbà ẹ̀ Àwọn ẹ̀rẹ́ rọ lókè bí àdán. Àwọn ẹ̀rẹ́ rọ lókè bí àdán. Àwọn ẹ̀rẹ́ rọ lókè bí àdán. Àgbà àwẹ̀ máa yọjá kan ní màlẹ̀. Àwọn ẹ̀rẹ́ rọ bí àdán. Àwọn ẹ̀rẹ́ rọ bí àdán. Àwọn ẹ̀rẹ́ rọ bí àdán. Wọ́n láwẹ̀ òní dé sánmà. Àwọn òní dé sánmà nù ìtumọ̀ ẹ̀nu. Ìtumọ̀ torí dẹ́ ká yọ zakatul fitri wa insha Allah bídá ń lọ bídá wà asíyásàtú alìsìlám wàlmùsùlùmù asíyásàtú alìsìlám wàlmùsùlùmù muslimu Nigeria muslimun Nigeria gbogbo náà sòṣèlú ń bó la ń lọ tí àwọn olóṣèlú fojú wọn rí ribiribi ẹ̀rì wọ́n fojú wọn rí ribiribiribi bàbá wa ìdásà láti tó bàbá jẹ́ jẹ́ Súfí ní àgbàlagbà Qadiriyya ní àwà bàbá sòṣèlú ẹbẹ̀rẹ̀ Allahu Akbar Súfí òbò bàbá lójú láti má sòṣèlú rahimahullah ẹ̀yin ọmọlẹ́yìn bàbá dáa nídí òṣèlú lè nìgbọ́ ẹwà àwọn ọmọ tí bàbá bínú dá àwọn ọmọ kí wọ́n dá àwọn jẹmọ́ wọn dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó wá kọ àwọn àbá wa málẹ̀gbàgbé bàbá ṣẹ́wà Kamaldeen rahimahullah bàbá ṣẹ́ Adam rahimahullah bàbá ṣẹ́ Murtada Abdulsalam rahimahullah wọn kéré ní bàbá ṣe àdámà ló ní wá sí wọn níta gbangba tí tó ń bẹ tí ń bẹ jẹ́ tó máa plẹ̀ ẹ̀dùn ní bàbá ní tí yáwó lọ bá kírun yọ jà rẹ fún wa má jẹ mú jẹ́ sọ fún ẹ̀sọ́ bá lọ́kọlọ kí bá kírun yọ jà rẹ tí a súnmọ́ mi wọ́n láwọn àti bàbá àwọn bíọ́lọ́ dìbò ní wọ́n yé sí àfá àti ń sọ̀rọ̀ lẹ́nu lásán tí ó dá sí àwátá jẹ́ ọmọ bàbá bóláwà ọmọ kẹ́ àwọn àfá ìbóláwà lè ní ta ló láyànú wa náà tí a fẹ́ díje òṣèlú ìdájọ́ pé ẹ̀yin lágbájá láwà bọ́n bàbá jọ sí rí torí pé a fẹ́ jẹ ní a fẹ́ jẹ lọ́n Allah Allah ibi mo fọ́kọ́ bó àwọn kan lásìrí nígbà fẹ́ dìbò lọ́dún kan àwọn jókòó jókòó àwọn aláàfà náà ni tààlá dìbò fún ẹjá kéde ẹmájá kéde o gbogbo wọn ti wá gbogbo wọn ti wá ẹmájá kéde bàbá ti kéde àti tò sẹ́yìn ẹnìkan ààlá <laughs> ah, tò sẹ́yìn ẹnìkan ni ẹbá fẹ́ káyé dáa ní àgbò wọn yẹ̀wò ẹ pè wọn wọ́n lọ fẹ́ jà rẹ kí ló ní fún wa kí ló ní fún lù wọ́n lọ fẹ́ jà rẹ̀ wọ́n lọ fẹ́ jọ gọ́ọ̀nà kí ló ní pẹ̀lájọ́ pé lágbájá ló ní kàbáyé gbábá dórí mímbàrí wa ẹni bẹ́ẹ̀ tó ló fẹ́ jà rẹ̀ abílẹ̀ rẹ̀ àbẹ̀rẹ̀ báyìí tó wíre elé náà tó wíre ẹni tó ló fẹ́ jọ gọ́ọ̀nà torí díẹ̀ asíyásátú wal muslimun asíyásátú wal muslimun muslims and politics politics and muslims bita adínú ọ̀rọ̀ àyàn ní kawajé kí àtọ́ bá mo sọ níbẹ̀rẹ̀ wá sí nígbàfẹ́ bẹ̀rẹ̀ tẹ̀síri ọdún ìpé ọ̀rọ̀ òṣèlú kìí ṣe nǹkan tí ọ̀rọ̀rùn kákànjálù gbé àwọn kan síwájú àkọ́kọ́ ń bẹ̀ mo ní tó gbọ́dọ̀ kọ síwájú oníkàtà ń pè ní atẹ́skif asíyásí atẹ́skif asíyásí kakọ́ láwọn ẹ̀ lójú òṣèlú political civilization or political awareness or political awareness olóṣíwájú gbogbo tẹ̀síra ọdún ìpátá intervention hmm. ká gbà pé ìta kí lè tó fẹ́ ká sọ àti sọ̀dọ̀ ànábì àti àwọn sàábé àti àwọn àfáìsì láti jọ láti sìn ẹlẹ́ẹ̀kejì wá kú síyàsíyà àtẹ̀rẹ̀bíyàtú àsíyàsíyà ló wá political training political training èyàn tó máa kẹ́kọ́ ẹni odidi ọ̀rọ̀ níyẹn kò sáàyè yẹn níbí hmm. nígbà ètò wá tẹ̀lé yẹn wá ní al-jihad wal àsíyàsí alijihadu walistihadu asiyasi o náà ni ìsapò òṣèlú political struggle political struggle <laughs> nígbà bá yé wa tán tán akẹ́kọ̀ọ́ ẹ̀dọ̀ láti struggle ẹ̀ hmm. ìbéèrè wa ní pé só yé ta ní mùsùlùmí dáwà sóṣèlú lè ní àtọkùnrin àtobìnrin wa tó lè náà kó yíò tó wá ló yíò ń bọ̀ ló ti gbátírẹ̀ ní ẹ̀ gbátírẹ̀ ní ẹ̀ in tí ó jẹ́ kí wọ́n máa forí sápánu nígbàtá àbájẹ́ kẹ́kọ́ ẹ̀ odò ńlá ni tí ó se wẹ̀ wọ́rọ́wọ́ èyàn á bómi lọ lẹ́fìrí táwọn èèyàn wá ń bómi lọ yóò bá ní àlọ́ rámirámi là ń rí ó ṣe rí nìyẹn ìbá náà rí wọn àwọn táà pè léyàn lánàbó wà lé ní Allahu wọ́n ti ṣubú torí pé àtẹnijọ́ pọ̀ ń bẹ̀ yóò bá sì ní tẹnu bá jẹ ẹnu ó tì ojú ó segé ní ojú ó tì àwọn bàbá wa ní ó ti jẹ dòdò kò lè sọ dòdò má òṣèlú ní jẹ́bẹ̀ wọ́n rántí lásìkò kan nígbàtí bàbá wa Tinubu wà ní ipò tó ṣe gọ́vùnà a dásíkò padà dásíkò padà fáwọn missionary àdíyànsẹ̀ missionary labá jókòó jókòó náà ó ma lágbára orí pé à níjọ wọ́n dásíkò padà fáwọn missionary kí ìjọba ma bá skúl lọ ni ká síjú àyà kílẹ̀ tó mọ̀ ọ̀rọ̀ ti yí hmm. ó yídè ní àwọn ọmọ kéèkèé àmọ́ tó jí ó yí ìyẹn bẹ́lọ́dọ̀ àwọn àgbàlagbà Allahu Akbar hmm, hmm. <laughs> hayyakumullah ẹ̀rí lẹ́yìn náà lọ́gbù political struggle political struggle wọ́n ni wal ijtihad síyásí iṣẹ́ àwọn àfáànù àwọn àmà sí ijtihad political verdict ilé ìdáfẹ́ dáwọlé sọ́lọ ọgbọ́ni ilé ìdáfẹ́ ṣe yìí tó bá mú tí ó bá ti lọ mú sí fatiwa kọ̀ lọ gbogbo ẹ ń bá jẹ́ olóṣèlú mùsùlùmí gidi kò sí kíní kọ̀ lọ́lọ́dọ̀ ẹ̀ náà ọgbọ́dọ̀ wà lẹ́yìn lọ́wọ́ tó kú alìhámàlú àsíyàsí alìhámàlú àsíyàsí iṣẹ́ òṣèlú gan political work ló tó wá kan ló ṣe gíní ló tó wá kan sẹ́ òṣèlú gan gan mẹ́lájá wọn pé ta ní lọ́ta aláfẹ́kọ́ lọ́ta ní ọlọ́ agbámi òṣèlú ta aláfẹ́kọ́ lọ ta láàfẹ́yẹ́ kó lọ níbẹ̀ wá ahlul halli wal aqd ọgbọ́ni ahlul halli wal aqd àwọn tàà fàṣẹ sí lọ́dọ̀ wọ́n lè tú wọ́n lè dé àwọn abẹnu gan ẹ bá wá jẹ́ olóṣèlú mùsùlùmí tó fara sáàrin mùsùlùmí tàà ń sọ yìí yóò wà máa bẹ lábẹ́ remote control hmm. ọgbọ́ni yóò máa bẹ lábẹ́ remote control àwọn tàà ń sọ yìí lọ lọ máa bọ̀ bí a fẹ́ kọ́ lọ rí lọ gbà báyìí bí ní ọgbà lọ bàbá yìí wọ́jókó wọ́jókó wọ́lọ wọ́lọ ngbàtà tó sèsè lónù Allahu Akbar ngbàtà tó kíni ngbàtà òṣèlú tó ní túmọ̀ nìyẹn tó ní túmọ̀ nìyẹn iṣẹ́ àkọ́kọ́ jẹ́ ọkọ̀ unity a lè ṣe bárabàrá dáhùn sí ìkádébì kankan Allahu Akbar ẹ̀rí slogan kan be, wọ́n ni farrik tasud divide and rule divide divide and rule ìjọ́ sí sí wánu Allahu Akbar wọ́n kún wa yẹ́lẹ̀yẹ́lẹ́ wọ́n lè bàrí wa lò àní lẹ́nu wọ́n wíkí wa àà kama níbi a fẹ́ lọ kò tí kan rẹ̀ Allahu Akbar 2013 ló ń bọ̀ yìí àti ìrí kẹwọn àfáà wá jáde ìtí mi dùgbẹ̀dùgbẹ̀ ẹ̀yin mùsùlùmí bí a ń lọ rí bóòlá sí ni mọ́bí tá ń lọ àwọn kírísítẹ̀ ni mọ́bí tí wọ́n lọ Akbar wọ́n àṣẹ máa sọ bí tí a ń lọ àwọn tí a ń lọ àwọn láyà rẹ̀ wọ́n sọ wọ́n lámálẹ̀ kí ló wá sàwá kí ni wọ́n ní tàà ní hmm. kí láàá jù wọ́n lọ Allahu Akbar tàbí pọ̀ ni inú tó ló ṣèlú bẹ̀rù láyé ló ń ka number ah ah we have number we have the number àwàlá ní ṣùgbọ́n ààrí control hmm. kí ló sì fa kò sísọ kan torí díẹ̀ ìpèpè mi àkọ́kọ́ fún àwọn bàbá wa nísàlẹ̀ wa ń bí àwọn ará àsàlẹ̀ jẹ́ ìjákọ́ sọ̀kan náà kátó lọ gbésọ̀ kan báwọn aróòkè ọya babaṣẹ́ adam ọlọ́run bá ní kí wọ́n bá ní gẹ wọn rahimahullah àwọn bàbá yẹn gbìyànjú bàbá ní káàjọ kan làwà ń sọ káàjọ kan làwà ń sọ àwọn kan lórí àwà lọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan làwà ń sọ orí Allah ìwà àtàjọ́ kan làwà ń wò àlà àwọn kan náà yà wà lọ́tọ̀ọ̀tọ̀ kàjọ́ kan làwà ń sọ orí bàbá fi dá lẹ́nu lọ́nu síbẹ̀ lórílẹ̀ ní síbẹ̀ lórílẹ̀ ní àwátá ọlọ́wọ́ bá pè ní àwọn ọmọ àwọn àfáà yìí ọmọ àtàbẹ́ bí ọmọ àtẹnu bí síbẹ̀ lárí ìyẹn ni àkọ́kọ́ tàwàhídù sufil musulmi tàwàhídù musulmi kí a ṣọ̀kan ó ṣe pàtàkì nígbà bá ṣọ̀kan yẹn ìgbà náà ni tihad ẹnu ó kò ẹn tí ó ṣọ̀kan ẹnu wọn kìí kò ìṣọ̀kan ló síwájú ẹnu kíkò ìyẹn náà sì rí lábẹ́ akitiyan ní aláti ṣiṣẹ́ àwọn ìgbìmọ̀ kan ti ń dìde o láìpẹ́ Supreme Council for Sharia ẹgbẹ́ tí bàbá eh, Dr. Ahmed Ibrahim Detti ní Kaduna tó pò ní olórí láti bí ogún ọdún kó tó dípò bọ́sọ̀wọ̀ bàbá wa Shahadatul-Lahi wọ́n ṣe mítìkà láìpẹ́ ní Òṣogbo tó ní pé lórí unity náà ni wọ́n fẹ́ kí àwọn ará north àwọn ará north àwọn ará sẹ̀lẹ̀ ń bí kọ́rọ̀ wá papọ̀ especially lórí ọ̀rọ̀ òṣèlú káàmà ṣe yọ́bọ̀yọ́bọ̀ torí díẹ̀ àwátá jẹ́ mùsùlùmí ká gbìyànjú gbogbo àwọn arínú àwọn mùsùlùmí náà lóṣìíríṣìí tí wọ́n ti dá sọ́sẹ̀lú tí wọ́n gbìyànjú ládùgbò ẹ̀ náà àti sọ bàbá Tinubu ó náà gbìyànjú Fasola ó náà gbìyànjú Yerima Lókèọya ó náà gbìyànjú Sikarawu níjọ bàbá Ládùjá Kande gbogbo àwọn ilé kò sí ààlé gbàgbé wọn gbọ́n náà ní lápánú ẹ̀sìn pọ́lọ́wọ́ bá sì fi yé wọn mọ́ wọ́n sì gbìyànjú ààrẹ ní àbàbá jọ ẹ̀rì àwọn bàbá jọ fàtíwà lára bàbá ní Ibrahim tí mú tí kìí sẹgbẹ́ Allahu Akbar wọ́n sọ bẹ́ẹ̀ fún wa hmm. wọ́n tó ní ìjọ tí ó bá ronú pọ̀n fẹ́ sẹ́sì ló ń bọ̀ Allahu Akbar kò sì ní ríwá fín kò ní kàwà lábùkù àwọn ẹlẹ́sìn a máa ríwá fín pọ̀ bídájú sí lé nìrí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا قدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم